الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه <clears throat> ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ni jiko iti yokoja على ṣe alayi التبرك بالأماكن والآثار والأشخاص bil amakin wal athar wal ashkhas ahyahan wa wa amwatan so nínú àwọn àdádálé tí àwọn èèyàn bí wá sínú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala o náà ni ma wá albarka pẹ̀lú àwọn èèyàn àwọn ayé àbáwọn orí pa àwọn ẹnìkátà believe pé ẹni rí ni àbáwọn ẹni rí àwọn átà believe ẹni rí ni wọ́n yálà wọ́n wà láyé ni àbí wọ́n ti kú adẹ̀ ṣe àlàyé ilé pẹ̀lú àlàyé tí ó kéré àbí tí ó kún tó inú ẹni káwọn yẹn máa lọ síbi sàárì àwọn ẹni rẹ̀ inú ẹni káwọn yẹn máa lọ síbi ààyè tí àwọn bàbá alágbájá kan tí wọ́n ti kọ́kọ́ gbàtán kọ́kọ́ wọ̀ lọ́rin ibi tán ni gbàtán bàbá alágbájá sí ibi kọ́kọ́ sí kíníkà ní tán kọ́kọ́ sí lélẹ́yìn so aṣọ tán kọ́kọ́ wọ̀ ní bàtà tán kọ́kọ́ wọ̀ ní ká mọ wá kíní ẹ̀ká káwà líǹkà wọn nǹkan kọ̀ọ̀kan wọn ká àtàchì àwọn nǹkan mọ́ bí albarka ni bí ó ṣe oríire ní igbáwo gbogbo kí ní wàláhì àdádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà so ẹlẹ́kẹta wá ní albida'u fi majalil ibadati wa taqarrub ila Allah ó ní àwọn bídá àwọn àdádálẹ̀ tí wọ́n ṣùgbọ́n ṣe wá jọ́sìn yí nǹkan ọlọ́n ti wá kọ́ annabi sallallahu alaihi wasallam annabi ti kọ́ àwọn sahaba àwọn sahaba ti na wọ́n ti pass it down títí tó fi dé generation ti wà ní àsìkò tàwa so but àwọn èèyàn ti àwọn èèyàn mú àwọn àdádálẹ̀ wá tún mú another form of worship wá tí ìbá ń ṣe kí bí àwọn èèyàn mú àwọn àdádálẹ̀ wá ní gbogbo wa orí nǹkan yọ kán àti bá ṣe jọ́sì fọ́lọ́bà láyà nẹ́bí sallallahu alaihi wasallam kò yẹ kó sí yàtọ̀ kínkíní báyìí bẹ̀ gbogbo àwọn yàtọ̀ tí ó yà mọ́ wà níbi àwọn ọ̀rọ̀ múdá ike bóyá bí pé kínáà kì bóyá òkè ká ní tẹ́lẹ̀ o mọ́sílì tẹ́ ti ń kírun kò kí another thing entirely dẹ̀ nìyẹn kò ní ṣe pẹ̀lú ìjọsìn tá ń ṣe alikírun lórí lẹ́lẹ̀ o lọ kírun lórí igi but bá sì wá kírun yẹn gangan ìjọsìn tàfẹ́ ṣe yẹn ìjọsìn tàfẹ́ fi súnmọ́ Ọlọ́run yẹn kò yẹ kí change wà mẹ́ tí ìmá ṣe pàwọn ìkan ti ń dé ilé ogun pé ẹn tàbá kírun tán àkàgùlà anẹ́bì ni a mọ́ ṣe ok anẹ́bì ní ká ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salamu wa minka salamu tabarakta ya dhal jalal wal ikram anẹ́bì fàbálẹ̀ kọwọn sàábẹ̀ anẹ́bì ni ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹni kọwàdé yóò anẹ́bì ara ara tàbá ti kírun tán àwọ́ ma ṣe mí tó yàtọ̀ sílé àbí a ma ṣe lè iná àmọ́ tàbí ṣe lè yí o a tún wá ṣe mí tó tún yàtọ̀ sílé ilé in tó ti fi sky sí ẹ sí orílẹ̀ kíní tó ti mú wáyẹn o ti dáwà lálẹ́ bó ṣe wáyẹn o ti sílẹ̀kùn aburú kankalẹ̀ ẹyọ kan bá ṣe ma fi sí eléyìí ó fi sí eléyìí ó fi sí tó bá padà yá ṣe rí oríjìnà tí ń jẹ́ asùlù tí ń jẹ́ pìlẹ̀ gangan ẹ padà gbàgbé ẹ̀ àwọn pàntí lókùtẹ́ àpadà àmà rántí ma dẹ̀ fún ní example kan tí ó jẹ́ kó clear sí wa example tó clear jù nípa kíní onan salatul fatih salatu tan nabi muhammad sallallahu alaihi wasallam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin. Ilé ló bá nínú àwọn ahadithu sí ha, àwọn ahadithu tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam. A máa lómi dé àwọn kan, ah, salatul fa'á, ẹ máa ṣe salatul ibrahimiyya náà wẹ́ máa ṣe o, a máa ẹtún gba salatul fatih. A máa ẹtún gba jawharatul kamal. A mí tún dé wọ́n kọ eh, kí ń pè àwọn salatu ẹ pọ̀ kí kan tún pè kan ní kẹ̀ẹ̀sẹ̀fí wọ́n sàtún kún wọn kíní kan ilé òtún kọ sàlátù kíní kan àsàlátù kíní kan àwọn sàlátù ẹwà pọ̀ gan at the end of the day in tó padà ṣẹlẹ̀ ní kí àwọn padà gbàgbé ìpìlẹ̀ yẹ tí ń ṣe sàlátù Ibrahimiyya wá ala yóò gbé bẹ́ẹ̀ ni sẹ́yìn ní àwọn mẹ́rin fa sí ní máa orílẹ̀ yóò mọ̀ okay ó tún wákàtán àbí okay allahumma salli ala muhammadin yóò ní ó lè ní sallallahu alaihi wasallam ah allahumma salli ala bó ṣe pé díẹ̀ fún yẹn ó yẹ kó lè complete pé okay ah salatu ibrahimi alubẹ́ kí n kàbá yẹn bọ̀ bí díẹ̀ àti ẹ̀tí mú wá yóò jẹ káwọn yẹn gbàgbé ìpìlẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè padà máa bá yín jà sí pé anábí òmìnlẹ̀ wágẹ́ in ti nísìnbà ìbá ṣe ń kírun ó láàrin tó ṣe pé kò kàn fẹ́wà sáwùjọ ti wá ní ọlọ́run ṣàánú wa ní bá ṣe ń kírun yìí àwọn ẹlòmí ní wallahi another way tafin kírun tẹ́wìtẹ́ máa wọ́n bá pé irú wo lẹ́yìn tún kí wallahi ẹnìkan ti fi ìwé kan mi ló sẹ́rẹ̀ sí lórí fún bá ìbomi ni àwọn wọ́n ní Kùránì mi wallahi wọ́n sì wà ń bá dẹ̀ ó ní meeting kata ó ní wíkàtà tí ma ń ṣe meeting mo tẹ́ láti gba information lọ́wọ́ ẹni ẹ̀hó because ó ti ní àwọn ọ̀nà kẹta fi ń fàwọn èèyàn wọ́n sọ fáwọn èèyàn pé kò irun ò sínú ẹ̀sìn tánàbí wallahi rabbil kaaba àwọn aláìfẹ́ kan sí wọ́n ti sáré join wọn mi dádì ẹ̀wà ń bẹ̀ ni tàbà tó wà lè wọ́n mọ́ ń bá ń jà ó ni wọ́n ló ní bẹ́sẹ̀ mọ́ ń ṣe jọ́sìn ẹ̀tàwà ti jí láàrọ̀ báyìí bẹ́sẹ̀ jí ó ti mọ́ ṣe jòkó wọ́n ti kó gba ọmọ náà wọ́

báwọn yóò sì máa bá ìjọsìn jẹ́ nìyẹn tó bá padà wá yá sẹ́mọ́ tó fẹ́ ṣẹlẹ̀ ní in tó fẹ́ kó ṣẹlẹ̀ ní wípé orí that trace of nubuwa asabu nubuwa yẹn wallahi kò ní padà sí mọ́ bal wó bá dé ti bá dé nìyẹn ẹ̀yin rí that ancient wọn yẹn wó branding as extremist ọgbọ̀nlá làwọn ilé jàre àwọn aláṣẹ́jù làwọn ilé kí ni ẹmọ́ ṣe tí yín ẹmọ́ ṣe tí yín ẹmọ́ dásí ti wọ́n ń àgbákò ni ẹ ti bá nǹkan ẹmọ́ ṣe jọ́sí ibẹ̀ yẹn tí wọ́n tan kandu kandu àwọn mùsùlùmí oníkálùkù tan kandu wọ́n mú dání báyìí kí lẹ́ sallallahu alaihi so oníkálùkù kan mú wá ní ibi tí mo dẹ̀ ti rí kíní ke lóòtọ́ ni wallahi yẹn mọ́ orú kíní ẹni pé mo ti wà ní mọ́sálásí jọ kan kírun rí ni ẹni kankan sọ̀rọ̀ láftà ẹ̀rùn zuhuri ni ó ní àsàmà ní kò jẹmọ́ o ah, tàbá ti ń kírun zuhuri tán ẹ̀ sí já máa ṣe kíní kaba ah, ìjọ wallahi kíkí bí ìyẹn ti gbọmọ ti ẹnu ẹsẹ̀ bá wọ́n kíní mọ́ kọ́kọ́ takùlá ah, káì ni àbí ṣé kò ti ní bí ànẹ́bìtọ́lọ́ ike ọlọ́ni ìwọ ànábì yóò wá jíṣẹ́ fáwọn èèyàn 23 years lànábì lò ànábì ò ti ní bó ṣe kọ́ wá ní kíní kí ló dé tí wọ́n gbọdọ̀ fún àbùn sọ fún pé èmi ń rò pé àfẹ́ rírò jẹ ni ẹ̀kẹ́ ń ṣèrò gidi gbogbo àwọn àsàlátùjọ sunday tẹ̀lẹ̀ ń ṣe hun tẹ̀sùbá tẹ́ ń fáhun gbogbo àwọn wàyẹ̀rẹ̀ mọ́lúdì tẹ́ ń ṣe gbogbo àwọn owó kíníkà rò ní àròsọ ní

wá ti ṣe bídíà kan yóò gba súnnà kan lọ́wọ́ rẹ̀ ó nílẹ̀ padà síbi súnnà ẹgbẹ́ tó fi kú àfi ká mọ́ já wọn kí ní bídíà yìí bọ̀ tó bá ti já bídíà bọ́ àádùn súnnà mọ́ padà sọ́kà rẹ̀ ká ah, yíwa padà mọ́ gbọ́kẹ́ ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ mọ́ kọ́ sí ànábì àtàwọn sàhábì rẹ̀ لأن الأصل في العبادات التوكيف ṣẹ́rí agbùdọ̀ gbọ́ príncipù yìí àwọn kọwàáìdì kan wà nínú ẹ̀sìn àwọn kọwàáìdì tàbárí gbọ́yé wàláhì aláàgẹ́ níbi àwọn nǹkan tó pọ̀ inú kata gbùdọ̀ gbọ́yé ni pé al-aslu fil ibadat at-tawkifiyyatu ṣẹ́rí ìpìlẹ̀ the fundamental principle regarding act of worship at-tawkifiyya ni oní ẹni àtàwàkùf àbí àtàwùkíf àtàwùkíf àbí àtàwùkífíyà ni wípé kó tó lè fi kíníkà jọ́sì fún ọlọ́ọ̀bá ó gbùdọ̀ kọ́kọ́ dúró ní àtàwùkíf nù ẹni ah, kẹ́kàn dé oní àà afá tẹ bá fẹ́ kí mú ẹ sí kọ́kọ́ mọ́ sí báyìí ó kọ́kọ́ dúró ná ó evidence dà ó fún wa ní evidence nínú ibítàdẹ̀ tí mẹ́rin Qur'an sunna àti kátàwọn sahaba tí wọ́n bá wà lórí ẹ̀ ẹ́dàkùn ẹ̀rí ilé iṣẹ́ lè sí fún wọn sọ́lọ̀ ní a ṣe tó bá ní ẹ̀yìn òkè òkè bóò ní ṣe ní a wá ṣe kìí ṣe kí wọ́n ní a ṣe nìkan bóò ní ṣe ní a ṣe ṣe Latif 2000 ẹ̀ẹ́ Allahu Latif 2000 ẹ̀ anẹ́bí ò ti ṣe kò sí ó ní tí mọ́ ṣe tó bá kírun tán ẹ́dàkù sá nẹ́bí yàmọ́ sí bóòlà nẹ́bí sí ni a mọ́ sí tẹ́ni bá ti wá ń sọ super story ẹ̀yìn ṣe rí lóòótọ́ ni ànẹ́bí ò ní a ṣe àmọ́ sánẹ́bí ni a rí alọ́ fóònù ní hmm, ó ti mọ̀pá sí lélé yìí ń bá mi sọ ṣe àkọ́kọ́ ná orí rí òpin ọ̀rọ̀ fóònù àkọ́kọ́ jọ ń sọ ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ ayé ni ṣe ọ̀rọ̀ fóònù mo bọ́ sọ ni ọ̀rọ̀ táàjọ ń sọ ọ̀rọ̀ ọjọ́sìn táàfi sí lọ́wọ́ ọba ni mọ́ bá mi sọ̀rọ̀ fóònù a padà sọ̀rọ̀ fún lítà ọ̀rọ̀ pé mo fẹ́ sin lọ́wọ́ ọba lílé ma work anything but wọ́n tẹ́ni bá tíwá lè pé tó bá jẹ́sìn ní ó gbẹ̀ ní ó rẹ̀ rí mú wá pé àà kódà ọlọ́ ni a ṣe báyìí nẹ́bí ni a ṣe báyìí kódà bá nẹ́bí so ló jẹ́ kí ta principle yìí ta dẹ̀ gbọ́yé al àtàwòkìfíyàtù ìpìlẹ̀ níbi ìjọsìn ni wípé ogun ọ̀kọ́kọ́ kóra dúó ni so wáyé nípa tayé tàwà ń sọ yẹ nípa pé ọ̀rọ̀ fóònù yẹ al'aslufil adat al'ibaha al'ibahatu ìpìlẹ̀ níbi àwọn ni wípé ó wà permissible àfi ká bá rẹ̀rí tó bá ní àmọ́ ṣe ibi ìjọsìn ni ogun ọ̀ṣe àfi níbi àríbàì tí ma ń tẹfóònù lórí pé ó ṣe lè máa tẹfóònù sáàdẹ̀bì ní àtẹfóònù mú àṣẹ́lòsọ lọ mẹ́rìnwá tó ní àmọ́ tẹfóònù tó bá ti lè rí nǹkan tó ní àmọ́ ṣe níbi ọ̀rọ̀ ayé àbí ẹlẹ́mà ṣe lọ a gbogbo nǹkan lẹ́lẹ́mà gbogbo aṣọ lẹ́lẹ́mà wọ̀ àyàfi ìta bá ti wá rẹ̀rí pé wọ́n ní àmọ́ ṣe níbi nǹkan jíjẹ kódà o le jẹ crocodile kódò o le jẹ octopus octopus gan mọ́bẹ̀ tí kò pa kó jẹ́ dánú jẹ́ anything aláǹgbà ó lè jẹ́ ẹgbùn ló ní ọmọ jẹ èyàn tó bá lò lè jẹ aláǹgbà ló sọ yá mú hadith wá tó ní ọmọ jẹ aláǹgbà ìwọ tó bá yá lò lè yá wọ́n ti lè mú evidence wá pé ilé náà rí bẹ́ẹ̀ ah ọlọ́n ti ní a mọ́ jí àwọn nǹkan tó bá rí báyìí àwọn ẹranko tán lé yán gan o tọ́mọ àwọn bí lion bí <clears throat> ẹ má jẹ wọn <clears throat> ọkọ̀ rí èyàn specifically ẹ má jẹ lẹ́dẹ̀ ẹ̀rí èyàn wà ajá ẹ má jẹ yàn ká má di bàbá alájá so ẹ̀rí wà ká má jẹ àwọn èyàn àbí but any other thing kí ni ìdí kí wá lè kí tán fà máa ń lò fún àwọn fún ni

ẹwàwó ṣètọ́nù fa azallahuma ṣètọ́nù ṣètọ́nù padà rẹ wọn kó mẹ́ ó padà nípẹ̀ igi ọlọ́ni ẹmọ́ jẹ kẹmọ́ lè bà di malaki àbí tẹbá jẹ́ gi yìí tẹbá jẹ́ bí gi ẹwú ẹmọ sẹ̀mí lọ gbẹ̀rẹ̀ ẹ̀ ní kú mẹ́ ẹ ṣe inú jẹ́nà tánwà ẹ̀gán sọ́lọ̀ gan ni <laughs> so kò nídìí kẹmọ̀ bí pẹ́ṣẹ̀ pé ẹ sáré jẹ́ indomie ah, ah. sọ́rọ̀ ní a mọ́ jẹ́ indomie ni ẹ fún ilẹ̀ yáyà ní kòránì tọ́lọ̀ ti ní ká jẹ ráìsì kí tó mọ́ jẹ́ ǹǹ ọ̀rọ̀ ayé lèyùn o lè mọ́ jẹ́ tó bá rẹ̀rì tó ní a mọ́ jẹ́ dé bọ́ níbi ìjọsìn a mọ́ kì í sí pé àwọn sọ fún pé ìbò ní evidence pé ká má ṣe wà ìbò lọ́nà tí ní pé ká má lásàlátù ní Kùránì ara ò ibi tán tí ní a lọ lóòmọ̀ wá ìbò lọ́nà tí ní a lọ ó ti tán ìbò lọ́nà tí ní a lọ sóòrùn ká kómi lọ ká mọ́ lọ ká mọ́ lọ bí àwọn because al-aslu fil ibada at-tawqifiyya wal aslu fil aadat al-ibaha tí ẹ bá ti

ó kò sì sí ẹ̀rí pé kó má jẹjà yìí ó kọ́kọ́ fún wa ní ẹ̀rí pé ọlọ́run ni a má jẹ ilé tó bá ti lè rí wà wà láì jíjẹ ni bàbá jíjẹ tààrà ni tí príncipì ẹba ti ìwọ́lẹ̀ alóòfẹ́ jẹ́ o ìwọ ma because ṣẹ́rí in tó ń ṣẹlẹ̀ ní wípé ọ̀rọ̀ ayé ó yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká bá ṣe ń ọ̀rọ̀ ayé wa ó yàtọ̀ sí ọ̀rọ̀ kí la fẹ́ fi sin ọlọ́ọ̀bá tí ń bẹ ní òkè sánmẹ́lẹ̀ keje ọba tí ń bẹ ní òkè àlàáràṣì ṣe rí ọlọ́ọ̀bá tí ń bẹ lókè àlàáràṣì mo fẹ́ yẹ mo ti wá mi kí ló tọ́lọ̀ wá dàmú ara rẹ̀ nígbà níta kí bí mi kí ló tọ́lọ̀ fún àdàmú kó rán nẹ́bì ní tí wọ́n sọ ẹ̀ tíra kalẹ̀ kí nìdí hmm, ń tọ́lọ̀ fẹ́ lélẹ̀ wọ́n kú ti ń jọ́sì fọ́lọ̀ bá kánẹ́bì tó wá ọ̀nà lóhun fẹ́lẹ̀ ó yà Ànábì wá jíṣẹ́ fún wọn Ànábì wá lò 23 years ilé ẹ̀ṣẹ́ báyìí ẹfẹ́ sí ájì ẹ lọ sí báyìí ẹ kọ́kọ́ lọ sí báyìí ẹ ṣe tàwáfù báyìí ẹ wí nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí wọ́n wá ń sọ fún wa in detail tánàbí bá tí wọ́n kọ́ ìmìnà sàhábà pé Ànábì ń kọ́ ẹnìkan ní sọ̀látù Ibrahimiyya tí yóò mọ́ ṣe ó wá ní ó wá lóbi kan tọ́lọ̀ tí ń lo nàbí òun wá ní rasúlù

anibi uh, yanki allahumma fashhad anibi amana wasu ki bayan wasu allahumma fashhad allahumma fashhad ah, ọlọ́ba jẹ́rí o mo jíjẹ́ tèmi o mo wí tèmi o in tó ní kí n fún ọkà fi jọ́sìn fún ọmọ ti ṣe fún ọmọ ló fi jẹ́ kígbà tán nẹ́bí lọ́tán àwọn sàhábì ànẹ́bí tán bá rí pẹ́nìkan ó ó ti ẹwà wọn tí wọ́n jòkó sínú mọ́sálásí tí wọ́n kó ránjọ ní tẹ́bí 1010 tí wọ́n kó kùtàjọ òkúta 100 tí wọ́n ṣe la ilaha illallah la ilaha illallah tán ṣe ní díkìrì jama'i tán ṣe ní pẹ̀lú ohun kan ìwé ìta mọ́gílá òjò tó ti gbà lẹ́bàá wọ́n ti ṣe gíláyà àwọn sàhábà tí wọ́n tún lò òkúta wọ́n ti gbẹ̀gbẹ̀ tẹ̀sùgbàǹgbà ní òkúta náà lò torí ọwọ́là náà bí ma ń lò jẹ́ àwọn gbókúta àwọn ah, sàábọ̀ tó pé ànábì ti fi wọ́n jẹ́rì ẹ jẹ́rì lọ́dọ̀ ọlọ́ọ̀bá pé mo jíṣẹ́ pé fún yín o tó má tún rẹ̀ nìkan tó bá ti ṣe kí nìkan tí ò sí inú ẹ̀sìn kí náà ma ń ṣe eh wọ́n mọ́ ń takò wọ́n gan ni Ibn Mas'ud sọ fún wọn pé à èyí tẹ́ ń ṣe yíò àìdà kó jẹ́ kí bm ẹ̀ ṣe ju ànábì lọ àbí kó jẹ́ pé ẹ fẹ́ sílẹ̀kùn dọ̀lálà kalẹ̀ fúnra yín wọ́n dẹ̀ sílẹ̀ fúnra wọn lóòótọ́ ẹmọ́ tó ni ya Aba Abdurrahman ma aradna illa khayran abu abdulrahman kí ló tó ní ká mọ́ fàlá ilá ilẹ̀lá dáadáa làwọn náà gbèrú afẹ́ súnmọ́lọ́wọ́ ní ibn Mas'ud ní pé wa kam muridin lil khayr lan yasila ilayhi mélòó mélòó èyàn tí ó gbèrú dáadáa wallahi kò ní débi dáadáa yẹn ó ló fẹ́ kìsíkọ́ ní pé hey mo ti gbogbo pé mo fẹ́ lọ Kánò èrò dáadáa mo gbà wà lọ wọ mọ́tò kan ọkà lọ jásí Kàlàbá ni o ní dé Kánò tó fi kú ni so wá gbà ọ̀nà tẹ́gbà lọ Kánò ta ló fẹ́ wà lì Jánnà àwa ní ẹ̀tùn náwọ́ méjèèjì àti igbó ẹsẹ̀ tó bá fẹ́ wà lì Jánnà ó wà sẹ́sẹ̀ mọ́ rin ojú ọ̀nà àwọn ọmọ àlìjẹ́nà kéèké mo fẹ́ wà lì Jánnà ó ó bára gẹ̀ nínú àlìjẹ́nà ó rí ìrìn àwọn àlìjẹ́nà so ba intafi just follow ba wallahi wọ́n ti ṣàlàyé fún wọn anábi fi sọ pé man ahdatha fi na haza ma laysa minhu fahuwa raddun ẹnikẹni tó bá lè innovate tó bá lè dálẹ̀ sínú ẹ̀sìn wáyí èyí tí mi ànábí ò mú wá fahuwa raddun in tó ṣe yẹn á dàálù láyàn gbogbo alá tó ń ṣe yìí tó bá di yàmàl kìyàmà sincerely wọ́n dàálù

kìí ṣe kọ́nà bàbá kàtà ń takun tán nàbí mú wá níwà di pé ẹ̀yìn àwọn bàbá àfẹ́sọ́kọ̀ sílẹ̀ àwọn ẹni rẹ̀ ni ah, kí ni àfẹ́sọ́kọ̀ sílẹ̀ ànẹ́bì ní sallallahu alaihi wasallam àwọn so kò tọ́ bẹ́ o wallahi kò tọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam huwa al-muttaba' ni mọ́ ní ká tẹ̀lé ah, ìkínsà bàbá tí wọ́n wá ń yapa ojú ọ̀nà annabi èyàn tó bá ń sọ̀rọ̀ tá bá ya ń tẹ̀lé ó ya ń sọ̀rọ̀ tó bá tà nabi mú ní sallallahu alaihi wasallam eh eh níjọ́ tó bá sì ti bẹ̀rẹ̀ sí ni wa ta'ala kó wa هذا وصلى الله وسلم على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله